إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbò fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala a sì tọrọ alékún kí a ti gẹ́ Ọlọ́run Ọba fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó mọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ títí ayé ní fi jáyé má a tẹ̀síwájú pẹ̀lú tírawa tí a ń bá lọ tíra Takhilul Aynayn bi sharhi Aqeedatir Raziyayn ti a Sheikh Ubayd ابن عبد الله بن سليمان الجابري رحمه الله تعالى رحمة واسعة ibi tí a dé wọn náà ni ibi tó ti ń sàlàyé a sókí nípa àdìsọ́kàn ahlus sunna wal jama'a nípa ìpèyàn ní kèfèrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti ìgbà tí èyàn ní pèyàn ní pẹ̀lú rẹ̀ so wọ́n ní wọ́n kan summarize fún wa so wọ́n ti kọ́kọ́ sàlàyé fún wa àwọn ìgbà wo ni ẹ̀ṣẹ̀ máa ń sọ̀yàn di kèfèrí so wọ́n fún wa ní hálù alákọ́kọ́ so ẹni tó ti pé ó ń ṣẹ̀ṣẹ̀ yẹn tó sì mọ̀ pé ìwọ ni tó sì mọ̀ pé òun ṣàṣìṣe pẹ̀lú bóun ṣe ń ṣẹ̀ṣẹ̀ yẹn wọ́n lélẹ̀ kí ni wọ́n pè alfásíkú al-miliju náà pè alfásíkù ni so ẹlẹ́ṣẹ̀ ni but ẹni tó ìwà lórí ẹ̀sìn wọ́n sì dákọ̀ ìṣesí ẹlẹ́ẹ̀kejì fún wa pé ẹni tó ṣe pé òun ṣe àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ó wá ní láti sọ́kàn pé àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe yìí ó tọ́ ó sì mọ̀ pé èèwọ̀ ni so a sì mú àpẹẹrẹ alákùnrin yìí fún wa ó ń sún fí ọ̀daràn yìí so a mú àpẹẹrẹ wá fún wa bó sì ń ṣe lẹ́tọ̀ àwọn nǹkan tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe léèwọ̀ so lẹ́ni tó sì mọ̀ pé ìwọ ni so ní tó tún wá ṣe ni ní ìmọ̀jù òun ni pé àwọn nǹkan táwọn ẹni ma ń ṣe lẹ́tọ̀ àwọn nǹkan tó jẹ́ kúfúrú àbí ṣírkì so wọ́n sì ma ṣe lẹ́tọ̀ fúnra wọn so ṣékù mọ́ àpẹẹrẹ àwa ẹni tó bá sọ pé ọtí halal ni kò sí tó sọtí so wọ́n sì jẹ́ kó yé wa pé irú nǹkan tí irú ìgbà tí ẹ̀ṣẹ̀ ó so ìgbà tí ẹ̀ṣẹ̀ gbáǹkọ̀gbì tí ó gbìyàn kó nù islamu nígbà tó bá halala rẹ̀ so ó bá ṣe istihlal istihlal yẹn náà dé òun náà gbọ́dọ̀ ní májẹ̀mú kí ni májẹ̀mú rẹ̀ òun náà ní pé kí ni at so gbọ́dọ̀ clear oye ó clear pé ah ó so gẹ́bí kí a sọ pé gẹ́bí gẹ́ sọ pé halali ni ọ̀yẹ́ so kó clear bí a ẹni ìsìnkí ní ìlẹ́tọ̀ ni so wọ́n wá ń sàlàyé fún wa pé nípa ìwà pé àwọn ahlul qiblati nípa ìpé wọn lẹ́sẹ̀ àwọn tó bá ń ṣẹ̀ṣẹ̀ àbí nípa ìlò ìdájọ́ gan generally lórí àwọn èèyàn wọ́n ní ó ní bí àwọn ahlus sunnati wal jama'a bá sí ma ń bá àwọn àdájọ́ lò eléyìí náà ma ń pè ní qawaidul asma'i wal ahkam so àwọn òfin tó ní ṣe pẹ̀lú ókọ tí yíò ma pè yàn àti ìdájọ́ tí yíò ma fi ti sọ́dọ̀ yàn so wọ́n ń pè ní al-asma'u wal-ahkam so gẹ́ muslim islam so kufru kafir so wọ́n wá ní fa'akul wọ́n ní àwọn sọ pé o awwalan aláwọ̀kọ́ ahlus sunnati àwọn onísúnnà o yufarriquna wọ́n ma ń ṣèyàtọ̀ bayna at-ta'mimi wal-itlaq láàrin pé èyàn pè gbogbo nǹkan ní gbogbogbò èyàn generalize nǹkan wal-itlaq so èyàn generalize nǹkan àbótúlẹ̀ ni wà bayna àti láàrin wọ́n ma ń ṣèyàtọ̀ láàrin pé èyàn generalize nǹkan àbótúlẹ̀ ni wà bayna at-taqyid wa at àti láàrin pé ó dé mẹ́lẹ̀ àbúwá ó jẹ́ kó wá specific wọ́n ni famin haithu ta'amimu wal itla wọ́n ni ẹ̀rí wàlíkùn salam wọ́n ni ẹ̀rí lábára kíyàn generalize àbí kíyàn sin gani gbogbo yutliquna wifqa dilalati shar'i wọ́n ma generalize ní bó wá ṣe bá shari'a mu ni wọ́n ni fama dalla shar'u wọ́n ni ka ti shari'a bá tọ́ka sí ala annahu kufurun ní pé nǹkan yẹ kufurun ni o qalu huwa kufurun wọ́n sọ pé kìní kufurun ni wà fa'iluhu káàfir ẹni tó bá sì ṣe káàfir ni ṣẹ̀ríà náà ló pé ń kúfùrù ṣẹ̀ríà náà sì pé in tí ṣẹ̀ríà bá pé ń kúfùrù ṣe ní bá ṣe láìsí mẹ́jẹ̀mú àbí in tí ṣẹ̀ríà pé ń kúfùrù ẹni tó bá ṣe oye so ó di kèfèrí náà nìyàn so ṣe ráà pé ní kúfúrù so ẹni tó bá ṣe káfìrì ni sí ẹ̀pá àti ìdákọ̀ ẹni kankan specifically àbí so àwọn náà a generally báyẹn bá sí ma ń bá lù nìyẹn so àwọn ma dalla shar'u so tó generally bá sí ma ń bá nǹkan lù nìyẹn pé ókè kúfúrù ní kìíní ẹni tó bá ṣe káfìrì ni so kúfúrù kódà eléyìí pọ̀ nínú ọ̀nà tá Nabi sallallahu alaihi wasallam fi ma fi ń kí kìlọ̀ fáwọn èèyàn gan so ní pé kíyàn túlẹ̀ báyìí so láì tí apply rẹ̀ lórí kíni lórí individual oye so wọ́n ni wa ma dalla shar'u ala annahu fisk wọ́n ni nǹkan tí sharia bá tọ́ka sí pé fisk ni ẹ̀ṣẹ̀ ni hakamu bi annahu fisk àwọn ahlu sunna ó dájọ́ pé ah kíní yóò fisk ni ẹ̀ṣẹ̀ ni wa anna fa'ilahu fasik nípa ẹni tó bá ṣe fásik ni ẹni bá ṣe fásik ni ah ẹni bá mú tí ẹlẹ́sẹ̀ ni orí so ẹni bá ń fagbó ẹlẹ́sẹ̀ ni ẹni bá ń ṣe 419 so ẹn pé yàwóyàwó ti pín sí méjì yàwóyàwó ti ṣírkì wà so ti 419 wà orí so ẹni bá ń ṣe ti 419 aspect rẹ̀ ẹlẹ́sẹ̀ gbáǹkọ́gbì ni ẹni tí ń dẹ̀ ẹ̀ṣẹ̀ tó ń bí Ọlọ́run ẹni bá ń ṣe ti ẹlẹ́bọ tẹ́bọ aspect rẹ̀ so ẹlẹ́bọ ni oye so ilé kò sí kò sí kankan tó ṣe so kò sí kankan tó ṣe wọ́n ní wa ma dalla shar'u ala annahu bid'a nǹkan tí sharia bá tọ́ka sí pé bid'a ni hakamu bi bid'atihi àwọn ahlu sunna ó ní bid'a wọn ní pọ́lọ́wọ́ bá lókùrọ́ wa anna sahibahu wọ́n sì wọ́n sì pé ẹni tó ń ṣe náà mubtadi'un wọ́n pè ní wọ́n pè ẹ pé ẹni tó bá ṣe wọ́n sọ pé mubtadi'an kadhalik pé á kí ẹ ma ṣe mọ́lúdì ni ẹni bá sì ń ṣe mọ́lúdì mubtadi'an lòun náà kí ẹ ma kí ẹ kí Isra wal Miraj so tí ó lẹ́rí fún pé ìgbà tí 27th ni Isra wal Miraj ṣẹlẹ̀ in tí ò lẹ́rí fún so tí èyàn bá ń ṣe bídá ni ẹni tó bá sì ń ṣe mubtadi'an ni wọ́n ni wà máa dalla shar'u ala annahu khati'a in tí ṣẹ̀rẹ́ bá dá sí pé ẹ̀ṣẹ̀ ní kíní ẹ̀ sọ̀bá sì ṣe ni fa huwa kadhalik bákanáà wa sahibuha mukhti so ẹni tó bá sì ṣe náà so ẹlẹ́ṣẹ̀ ni so ẹni tó ni àbálá sì ṣe ni wọ́n ni wà amma min nahiyati ta'yin a ma lábala kíyàn wá sáyẹ̀ lẹ́sà gangan lábala kíyàn wá sáyẹ̀ lẹ́sà gangan so ṣe rí abala pé Ọlọ́run bá ṣe ìtùlákùn kẹ kíyàn sì pé kíní ẹbó ṣe jẹ́ àti ẹni tó bá ṣe ní pé òun náà bídà ni so eléyìí èyàn fi nǹkan méjì lèyàn fi ń dè aláwọ̀kọ́ èyàn fi ń dè pé kíyàn má kó sí tekfir àbí kí ẹmọ́ gosí gùlù níbi pé gbogbo ẹni tó bá ti ṣe nǹkan àbí gbogbo ẹni tó bá ti kó sí nǹkan òun náà ó ti di kìní ẹ̀ náà so gbogbo ẹni tó bá fi ṣe kúfùrù ó sì di kèfèrí lẹ́sẹ̀kẹsẹ̀ at the same time náà ó tún sọ́yàn kó ń bí ìrìjá ọlọ́wọ́ bá sọ pé kúfùrù ní kìní ẹni tó bá ṣe kúfù káfìrì náà ni ó jẹ ara o níwájú ìtìláàkì kí yẹn ṣe ìtìláàkù ahlu sunna wal jama'a wọ́n ma fi ń rinlẹ̀ gẹ́ bọ́nà ọba bá ṣe sí bọ̀ yí tó burú jù lọ́dọ̀ àwọn aláṣejù ni pé gẹ́ bí wọ́n ṣe ń si ìdájọ́ lò bẹ́ẹ̀ náà wọ́n tún parọ́ mọ́ Ọlọ́run Ọba yí tọ́nà ọba òpè ní bídá àwọn pè bídá so ẹ́ rí bẹ́ẹ̀ so wà wọ́n ẹwọ̀n tẹ̀kìfìrí láàwùjọ wa so àwọn jábátí yí tọ́nà so gbogbo àwọn ẹlẹ́gbẹ́ tátàwọn ẹlẹ́gbẹ́ ń tẹ̀lé ojú ọ̀nà wọn so ẹni pé àwọn nǹkan tí ó jẹ́ kúfùrù náà àwọn náà wọ́n mọ́ kúfùrù gẹ́ẹ̀bá ṣe ń ṣe mistake níbi èyí tọ́lọ́wọ́ bá pè ní ìdájọ́ yẹn gẹ́ẹ̀bẹ̀ náà wọ́n tún fi ń kún àwọn èyí tí ò sí mbẹ̀ so ye so wọ́n ni wa amma min nahiyati ta'yin wọ́n ṣe wá rí lábala ta'yin ṣe wá rí bí ti mẹni

bima tujibuhu mukhalafatuhu pẹ̀lú nǹkan tó bá ṣe pé ìyapa rẹ̀ necessitate wọ́n ni wifqa dilalati shar'an ní nǹkan tí ó mọ̀ bá ẹ̀rí shari'a mu kama sabaq wọ́n ni hadha ahadu shartain wọ́n ni ìkannú so kí kí kí nǹkan tó kó ṣe pé ẹ̀rí wá fún pé à ah, báyìí báyìí ní tòótọ́ alaikum salam so kí nǹkan tó ṣe yẹn kẹ́rí wá fún pé à ah, báyìí báyìí báyìí nìkan ẹ̀ ṣe ní tòótọ́ wọ́n ni asáàni wọ́n lẹ́lẹ̀kejì o intibakul wasfi wọ́n ni kí ìròyìn yẹn kó bá mo ala ṣe ìdájọ́ lórí ẹ̀ pẹ̀lú nǹkan tí ó bá tọ́ sí bima taqtadihi mukhalafatuhu ash-shar'iyya èyí ó lè ṣèdájọ́ pẹ̀lú nǹkan tí ìyapa ṣẹ̀ríà tó ṣe yìí nǹkan tó tọ́ sí wa hadha lahu haddun 'indahum eléyìí ó ní àwọn ààlà tí wọ́n sì máa lò òun kan ní lò fún òun kan ní ṣe bẹ́ẹ̀ ká máa ìdájọ́ yẹn lórí èèyàn ẹni tó bá ṣe báyìí kíni ìdájọ́ rẹ̀

wa huwa ijtima'u shurut òun ni pé májẹ̀mú gbọ́dọ̀ pé sẹ́niyẹ lára májẹ̀mú gbọ́dọ̀ pé sẹ́niyẹ lára wa intifa'ul mawani' kí àwọn mawani' náà kó dẹ̀ kíni kó dẹ̀ absent kó mọ́ sí àwọn nǹkan tí ó kọdí táà nílé fi lo ìdájọ́ yẹn so àwọn májẹ̀mú táà fi lè lo ìdájọ́ yẹn gbọ́dọ̀ pé sẹ́niyẹ lára àwọn èyí tí ó kọdí wa táà ní fi lè lórí kò gbọ́dọ̀ símbẹ̀ wọ́n ni wọ́n man arada wọ́n lẹ́yìn tó bá fà gbàlérò an yastazida tafsilan tó fẹ́ lékún lálàyé falyarji' wọ́n ni kó padà lọ ila nafis kó padà lọ sí bí a al tó wà páyìí so summary tó wà páyìí al tí ó dùn annáfíà tó sánfàní almubarak tọ́lọ̀ bá fi albarka sí inṣá Allah wọ́n ni alkọwa'idul muthla so fi sifati lahi wa asma'ihi alhusna so wọ́n ni kí yẹn padà síbi tíra yìí so kí yẹn padà síbi tíra yìí kí yẹn sí kí yẹn fi ma àwọn kí ní àwọn májẹ̀mú tí yíò fi tọ̀ ìdájọ́ léyàn lórí so kí ni àwọn nǹkan tí ò gbọ́dọ̀ sí ń bẹ̀ so kí lè àwọn nǹkan tí àwọn mawani'a tó ṣe pé kò gbọ́dọ̀ sí ń bẹ̀ tí yíò fi lè lò dájọ́ yẹn ẹniyàn lórí so torí pé gẹ́bà yẹ sọ apá méjì làwọn èèyàn máa wà so apá méjì làwọn èèyàn máa wà àwọn èèyàn tó yẹ pé kò sẹ́ni tó jẹ́ kèfèrí lọ́dọ̀ sí wọn àyàfi kódà so ẹlòmí tẹ̀mí àti bá ẹlòmí débẹ̀ àti àti kílòkọ́ rẹ̀ àti ìrìjá so àti ìrìjá so ẹni bá tún wá pé ẹni tó fi tó ṣe nǹkan tó jẹ́ kúfúrù tí mọ́jẹ̀mú sì pélé lórí so ẹni tó bá wá pé ní kèfèrí aláṣejù ni so aláṣejù ẹ ni wọ́n túnmọ̀ sọ pé àwọn fẹ́ lòdò tó mọ̀ pariwo kí ṣẹ̀ríà ní o irọ́ náà sì ń pa fún àwọn so wọ́n sì ń parọ́ tàn àwọn èèyàn náà so apá kan wà báyẹn tó ṣe pé ìrìjá àti mú àwọn eléyìí ló sì pọ̀jù láwùjọ wa ìrìjá ń rú lára àwọn èèyàn gan so ìrìjá ni pé kíyàn mọ́ wò pé ìmáni tí yàn bá ti ní ìmáni kò sí tí ó gbé kó láàrẹ̀ mọ́ so kò sí tí ó gbé kó ìdẹ́yàn fi ń kìlọ̀ fáwọn èèyàn gbà kan nìyẹn táwọn èèyàn fẹ́ máa tako gbólóhùn serious salafi àwọn aláìmọ̀kan dr aláìmọ̀kan tí ń bẹ ní Òṣogbo yìí so tó fẹ́ máa tako serious salafi wọn mọ̀kan pa manhaji so ni yíò gún lọ́bẹ̀ sáàláké so nǹkan pín jáhùnù so akílùkọ rẹ̀ àfá yíò dákàmánú manhaji salafiya so wọ́n sọ pé sí ọ́n sáà ń blé mu serious salafi gbogbo àwọn nke yìí àwọn ṣédì ànù ni so àwọn ṣédì ànù ni ṣédì ànù ni in the sense pé tí àwọn ọgbẹ́ kò sí nǹkan tí jẹ́ serious salafi tí tó ń sọ ni pé àwọn èèyàn ó pele kankan náà ni gbogbo wọn wà lórí salafiyya tí a máa rí kò sí salafi so àwọn èèyàn orí pele kankan náà ni gbogbo wọn wà lórí salafiyya so àti ìwọ àti Sheikh Rabi' bákankan náà ni sàlàfíà yí ṣe rí so àti wọ́ àti imam ahmad so bákankan náà ni sàlàfíà yí ṣe rí so àti wọ́ àti abu zura àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àìmà bákankan náà ó dà àti wọ́ àti ibn taymiya so ibn taymiya ò serious lórí sàlàfíà jù wọ́lọ́ nìyẹn so sí kọ̀ tán takò nìyẹn so àwọn tó bá tún sọ pé náà ní pé sí ọ̀sálàfí nìkan ló wà kò sí sálàfí illa an yakuna serious so ní pé kò sí sálàfí tí ó wọ́ ó serious ni so ní pé so gbogbo wọn náà serious ni náà so eléyìí náà náà ṣéèdè anù náà ni sáwọn èèyàn lórí bákankan náà so àwọn èèyàn lé ṣe kíni àwọn èèyàn ò lè rí bákankaná so tí wọ́n ní à kò sí so tí wọ́n bá tún ní ẹni tí ẹ bá ti so ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí wọ́n bá ti ẹ̀ ti ṣe sí ọ́ sálàfì òun ìṣe kíni kìí tí ẹ ṣe sálàfì ara nù oye whereas ó lè jẹ́ sálàfì tòótọ́ but where kò serious but yí tẹ́ gbogbo àwọn ẹni yìí fẹ́ gbogbo àwọn ẹni anù yìí tẹ́ fẹ́ ni pé káwọn èèyàn sàmọ́ ṣe tó wù wọ́n àwọn èèyàn ti mọ̀ pé àwọn ti ní tẹ̀mí àlára àwọn sì ti kó àwọn mọ̀mọ̀ yẹ̀rùn sára tó gbogbo tí ó túnà sí rí tẹ̀mí ètò wà lára wọn tó yẹ ká fi túbá àtàwọn mọ̀mọ̀ yẹ̀rùn tán kó sára wọn ò fẹ́ borí bẹ̀ so ẹwọ́ ẹwọ́ ẹwọ́ ṣéèdì nínú ìrìjá ọ̀ ṣéèdì kan nínú ìrìjá ni ò so táwọn èèyàn sì kẹfí sí tí wọ́n kẹfí sí ẹ̀rọ gbígbọ́ kí wá láǹfàní pé kí ni gbogbo mẹ́nàjì táwọn ènìyàn sọ pé àwọn láwọn ń gbé ìpèsè àbáwọn kọ́ ìbẹ̀rún mi lọ́lọ́ mi ó túnmọ́ pé àìláàbù mẹ́nàjì ẹwùn gan so ìbẹ̀rún mi lọ́lọ́ mi ó tún sọ́ra ìdàbù mẹ́nàjì àṣẹ́bí tó fà náà nìyẹn la ilaha illallah àwọn èèyàn gbọ́ sàràfíà ilá òjò wa in tó fà náà nìyàn pé babanlá gùlù ni ṣebí tó fà babanlá gùlù ni pé tó bá kórìíra Abu Khadija èmi náà kórìíra rẹ̀ o ẹ́dàkùn ẹwọ̀n kẹwa èyí tàwọn wọ́n sọ nìyẹn pé ìjà olẹ́ wá ní pẹ̀lú Abu ń gbàyẹ̀dá ni pé kò so ayé ayé ni misunderstanding wọn so yí tí ò jẹ́ káwọn yìí náà so but ala kulli hal bó ṣe jẹ́ nìyẹn nípa rẹ̀ so wọ́n ní a wọ́n ní ká padà sí alqawaidul muthlai fi sifati Allahi wa asma'i al-husna li samahati al-imam al-shaykh al-faqih al-mujtahid ahadu shuyukh al-islam al-thalatha wọ́n ní ẹwọ́ wọ́n ṣe pàfà ilé ìkannú àwọn àfá islamu mẹ́ta fi man asarnahum nínú àwọn táwà bálùgbà wa huwa òun náà ni àfáàgbà Muhammad ibn Salih ibn Uthaymin rahimahullah so tí yẹn náà wá sọ pé sàfíyàyàn àti ti bàbá Uthaymin lẹ́bù kankan náà lójọ wà so èyàn ń pè àwọn èèyàn èyàn kí á ní ìtumọ̀ táwọn sálàfù mọ́ sọ pé tamasak so ní pé kíyàn dí mú kíyàn gbà so túnmọ̀ pé lórí ṣéèdì ìrìjá táwọn sọ ìbáyìí táwọn sọ báyìí in tó bá ti wà lérí ẹ̀kọ́ nídìí kò gbà mú mọ́ nìyẹn náà la takun mutamassikan torí pé àwọn sọ fún pé be serious àwọn sáàbì sọ pé gbà mú kí ní àtọ́nù méjèèjì so iná àwọn náà sọ ní pé tọ̀ àtàwọn sáàbì sọ gbà mú tó bá padà yá átùnrẹ́ni tó tún gbà mú gbà mú tó bá padà yá átùnrẹ́ni tó tún fẹ́ yìn tó tún fẹ́ lọ kí lè lè kí ni zari romadu kí ẹ̀ kẹ́ máa tayè pẹ̀ sáwọn èèyàn lójú wọ́n ní fa'idha taqarrara hadha fanaqul wọ́n ní tẹ́lẹ̀ ìbá ti yẹ́ wa sọ pé inna ar-rajula min ahli èèyàn nínú àwọn tó ń dájúkọ qibla idha ankara wajiban tó bá takọ ọ̀nà yẹn kan ma'luman wọ́n ní tó yí pé a ma ìjọ́ràn yẹ ìjẹ́ ọ̀ràn yẹn rẹ̀ mina dín nínú ẹ̀sìn bí dọrúrọ̀ ní dandan so ẹnìkan nínú àwọn tó ń dájú kọ kíblà tako ọ̀ràn àyàn kan tó ṣe pé a mọ̀ pé ìjọ́ràn àyàn kìíní dandan dandan la máa fi máa mánú ẹ̀sìn tí a bá ti gbé láwùjọ àwọn mùsùlùmí tó sì gba Islam yóò ti mọ̀ pé ah dandan dandan ni ó gbọ́dọ̀ mọ̀ pé idán kò sí tí ń ṣe tí ń jẹ́ dánú ẹ̀sìn ọlọ́ọ̀bà so kí wá ní ìtumọ̀ kẹlimatu shahada tí a ń pè wọ́n ní awista halla muharwaman wọ́n ní àbí ẹni yìí ó wá ṣe lẹ́tọ̀ èèwọ̀ kan o ma'alumun tahrimuhu wọ́n ní ìjẹ́ èèwọ̀ rẹ̀ àmá bí dọrúrọ̀ ní dandan wọ́n ní wà qad kí ní èèwọ̀ ni wàṣìmáà ṣùrùt májẹ̀mú péré lórí musulmi ni àwùjọ àwọn musulmi ló gbé oye sàwùjọ àwọn musulmi ló gbé kìí ṣe pé ta'wil kẹ́kẹ́ kìí ṣe kẹ́kẹ́ so a wantifa'ul mawani so àwọn mawani kò kẹ́kẹ́ sí láàrẹ̀ kìí ṣe pé ẹnìkan kan wọnú oko wá lójọ́ kan tí ń gbé ló Islam lọ́wọ́ rẹ̀ kó mọ̀ so òun fọ́ tí irin mu tí láàárọ̀ yìí fi ń wẹ̀ lọ́sàn ni so bóhun sí se ni ẹ̀wọ̀n tí ẹwúlẹ̀ fìgbà kan mọ̀ pé ọtí jẹ́ àráhùn so ma wá ní àlérè so kò sí so àbó lọ sí so lọ sí kẹ́kà bóyó lọ najúwo tíra táwọn afá ma ń kílọ̀ kókó mọ́ najúwo ló hadisi kan pàdé ló bá rí ń bẹ̀ pé àà ah! ní pé ah! wọ́n kàn má dìísì kan wọ́n parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ní pé láàrin alfajari sí àsùbá so ní pé èyàn kàn lè mú tí láàrin gbà wọn wọ́n máa ń sẹ́ mú kó tó lọ fún àsùbá so kò sí tàwíl kò sí kankan kò sí pé ó sì kankan gbọ́yé ni so ìyàtọ̀ wà láàrin ta'wil àti ṣubá oye so ìyàtọ̀ wà láàrin méjèèjì so gẹ́sí bó sí nǹkan gbọ́yé ni so ah so irú ẹni báyìí fa innahu yukaffar irú ẹni báyìí wọ́n pè ń kèfèrí ní pé káàfir ni wala karama so a níwò pé àbáwò ló sì jẹ́ so báwo ló ṣe jẹ́ so tó máa sọ fún yàn pé à ní tí yàn ṣe ìkúfùrù ni o so the best ni kí yàn tètè repeat to shahada so kí yàn túbá so lẹ́yìn omi ò lè believe kó òun kó sí kúfùrù ah èmi bó so ìgbéraga tí máa ń ṣe àwọn bàbá súfí minú ìwọ tó bá wa nù Islam yìí ni so tún wá sọ fún wa pé kèfèrí ni wá ẹ̀wọ̀n pípa ìgbéraga tí ma ń ṣẹlò mí náà nìyẹn nínú àwọn tánà wọn jẹun súnnà tó yẹ pé ọ̀dánà gbáà ní ètò wà lẹ́dẹ̀ yìí so tó mọ̀ ní àwọn tá bá nù sàlàfíà tó tún wá fẹ́ yọ àwa tó bá wà nù sàlàfíà ó tún wá débẹ̀ fẹ́ yọ wákún bẹ̀ lẹ́wàá dúró lé yíò yíkún bẹ̀ náà ni àbítẹ̀bá sí bẹ̀ yíò yíkún bẹ̀ náà ni so bí ò yọ yín ẹ ti yọra yín pẹ̀lú wà yín náà lórí ẹ̀ wọ́n ní fa'innahu li'annahu bima ata wọ́n ní pẹ̀lú nǹkan tó ṣe yóò yusbihu murtaddan wọ́n ní yóò dẹni tó ti fẹ̀ sílẹ̀ an dinillah kó níbi ẹ̀sìn Ọlọ́run bá wọ́n ní wa in kana yusalli wa yasum wọ́n ní kódà kó máa kírun kó máa gbàwẹ̀ wa yahujju wa yuzakki kó máa ṣe hajji kó máa yọ zaka ila ghayri dhalika min masalih min salihil a'mal àtàwọn nǹkan tó jù bẹ́ẹ̀ lọ nínú àwọn ṣe dáadáa fa innaha la tanfa'uhu wọ́n ni kò ní ṣe láǹfàní ma dáàmà lókùn ìgbèdà jahada fardon ó takò ọ̀nà ẹnìkan wise man ni he was a wise man tó ní wisdom but no no no no no if you like follow him if you like don't follow him so eléyẹ ni ànú ni o wọ́n ni wà yahujju wa yuzakki ila ghayri dhalik so kódà kó máa ṣe hajji kó máa yọ zaka ila ghayri dhalika min salihil a'mal ẹwà o kúfùrù táwọn èèyàn kó sí lónìí nítorí mímù nítorí mímù lẹ́lòmí fi ń fẹ́sẹ̀ ọlọ́run bálẹ̀ àbí nítorí mímù lẹ́lòmí sí ń kọ́ kúfùrù sàwọn mímù tàti fi ń ṣe kí ló kọ́ tàti fi ń display ọlọ́run tàbí ń display Allah so wọ́n mọ́kẹ̀ ọlọ́run so wọ́n agbẹ́nìkan bóyá yóò kàn ṣe nǹkan tí ó dáa so wọ́n aṣọ alákùnrin kan tí ma wá wò bọ́lọ̀ ní wọ́n ohun so láti pé káwọn èèyàn sáà fi fọ́lọ́hun ṣe yẹ̀yẹ́ so kí wọ́n kí wọ́n rẹ́rìn ẹni yìí kó ẹni tí máa ń ṣe nǹkan báyìí ọ̀nà tó fi kó sí kúfúrù ó jọyọ̀ kan lọ so aláàkọ́ in ṣe temthil so in yàwòrán ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa temthilu so irú temthilu báyìí so irú temthilu báyìí kúfúrù ni so irú tẹ̀mìtìrì báyìí kúfùrù ni so ẹlẹ́kejì so ó tún fọ́lọ́wọ́ bá ṣe yẹ̀yẹ́ so yẹ́bọ̀ yẹ́ sí pé in tí òun náà mọ̀ pé in tó ń ya nǹkan òun kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala but kan bá káwọn yẹn bá fi lè mọ́kí ọlọ́run nígbẹ́ tó bá ṣe báyìí bọ́lọ́run ṣe ń wọ́ ní o so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nínú àwọn kẹ́ so mímù lẹ́lùmí fi ń kó sí kúfùrù láyé sí so ó tún ṣe kíni ó ń mọ́ kí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kíyàn sì máa fọ́lọ́run Ọba sáwẹ́wàá kó ma mọ́ kí Ọlọ́run Ọba yálà ó sírọ́sì ni yálà ó fi ń ṣàwàdà ni èyàn ti dágbére fún Islam o yálà ó ni yálà ó pé á ah, mímú látẹ́lẹ̀ míkan sí 2 so koda kò bá má ju 1 second lọ so yẹn di kèfèrí o so yẹn di kèfèrí mímú lẹ́lòmí fi ń kó sí kúfùrù ní sinra so àkíyàn sọ́ra gan wọ́n ní àbí kọ́mẹ́dì so kọ́mẹ́dì káfìrún ṣe yẹ̀yẹ́ káfà àwọn tán fi kírùn ṣe yẹ̀yẹ́ kúfùrù ni o kúfùrù lèyàn fi ń mú so káfà àwọn tán kírùn ṣe yẹ̀yẹ́ so ọ̀rán yẹn sí Ramadan ló súnmọ́ yìí àwọn tí wọ́n ṣe skit ó ti máa bọ̀ Ramadan skit so àwọn tí wọ́n ṣe wọ́n tún ti máa bẹ̀rẹ̀ so wọ́n tún fẹ́sìn wọ́n fẹ́sìn ṣe yẹ̀yẹ́ kúfùrù lélẹ̀ yálà ó sídọ́sì ní àbúhùn sáwàdá ni torí pé àwàdà àwàdà náà làwàdà náà tẹ́lẹ̀ tó yẹ máa sídọ́sì bí àwàdà tẹ́lẹ̀ náà ni so yìí tí ò fi bùkátà kó sídọ́sì má sídọ́sì sáwàdà oye so wọ́n ni fa'innaha la tanfa'uhu wọ́n ni ma dáma jahada fardan ma'aluman wọ́n ni kò ní ṣe láǹfàní o kó ma skinu kó ma ṣe hajji lókùnmà tó bá dákó fardan ma'aluman ọ̀rọ̀ yanka tí wọ́n ma fardiyyatahu ta ma fardiyyatuhu ta ma ìjọ́nà rẹ̀ min ad-din nínú ẹ̀sìn bi darura ní dẹ́dẹ̀dẹ́dẹ́ aw rakiba muharraman abẹ́ni yí lọ kó sí àrámù kẹ́ mustahillan wọ́n ká mẹ́bẹ̀ ibi tó tí wọ́n ká mẹ́bẹ̀ eh, kí a ló ṣe kí a ló ṣe kò sí tó ṣe èmi kàn máa ń dákẹ́ láti jọ yìí nífà èmi wọ́n ń dákẹ́ fún yí láti jọ yìí ni o àmọ́ kò sí tó ṣe so wọ́n ká má haramu kẹ́ èyí tí ó fi jẹ́wọ́ tí ó fi túbá tó tún halala rẹ̀ fún ara rẹ̀ wọ́n ni mustahillan tahrimahu wa huwa ma'lumun min ad-din bid-darura nínú nǹkan tó yẹ ká sì mọ̀ ní dandan dandan nínú ẹ̀sìn so lè o ń yọ kó ma'lumun min ad-din bid-darura ní nǹkan tó yẹ pé kìí ṣe ma'lumun min ad-din bid-darura so bó gbé nínú àwọn masáìl tó wọnú gan tó wà gọ́mídọ̀ so tó wọnú àwọn masáìl tó wọnú gan àbí ìtìláàfù náà ti ẹ̀wà ń bẹ̀ so ìtìláàfù rẹ̀ wà ń bẹ̀ but kéèsè ìtìláàfù tẹ́yìn ó dánù tán pátápátá torí àwọn ìtìláàfù kan wà tẹ́yìn ó dánù tán pátápátá yìí ò tẹ́ ní wo bẹ̀ bí ìtìláàfù pé àrárá bí ẹ bá ṣe ìtìláàfù pé ọtí tọ́ àbí zina tọ́ so àbí hajjẹ́ sọ́nà yàn fẹ́ àbí àwẹ̀ sọ́nà yàn fẹ́ tó bá lágbára àbí ìrun wákàtí márùn-ún sọ́nà yàn so gbogbo ìtìláàfù tí yíò bá mú wá fẹ́lẹ̀ kò wọlé kò wọlé so but bóyá kí ló kọ rẹ̀ bóyá yíyọ ẹnu ń sìn níbi àlọ́ọ̀lá yíyọ ẹnu níbi àlọ́ọ̀lá ọkọ̀ ah wọ́n ti ka Kùránì lójú méjèèjì òun orí kìíní òun sì ti ti kàárí pé súnnà ni àkùsìkìíní ah, yóò sínú ẹ̀sìn Ọlọ́run kò ní di kèfèrí torí eléyìn wọ̀ sàbí jírí sátò lè stiraha lórí irun ní pé à so kò sí kò sí tí ń jẹ́ tún wá jòkó pé kí ara olóhun àwọn àfá àwọn kọ́hun tó máa sí kí wọn sì dákọ̀ rẹ̀ fóhun so eléyìí kílọ̀kọ́ rẹ̀ kìí ṣe kèfèrí o so yíó ṣe kí ni yíó kọ èyí ó rẹ̀ fún so wọ́n ní tó bá tún wọ́n takò ń kọ́ wọ́n tún kọ́ náà so eléyìí èyàn ní èyàn ní pè ní kèfèrí so eléyìí èyàn ní ṣe kíni èyàn ní pè ní kèfèrí ní pé àà so èyàn ní pè ní kèfèrí so wọ́n ní but ó takò súnnà kan nínú súnnà nabi sallallahu alaihi wasallam wọ́n ní hadhihi al-halatu al wọ́n lélẹ̀ ní sí ara ọkọ̀ wọ́n ni athaniya ẹlẹ́kejì man taraka fardan ma'luman min ad-din bid-darura wọ́n ni ẹni tó bá gbé ọ̀ranyàn kan jùlẹ̀ nínú ẹ̀sìn tó yẹ pé ó jẹ́ ọ̀ranyàn nínú ẹ̀sìn bid-darura ní dandandandan lagbọ́dọ̀ ma mutahawinan lẹ́ni tó in tó ṣe pé èèwọ̀ rẹ̀ èyàn gbọ́dọ̀ mọ́ dandandandanú ẹ̀sìn pé kíní yóò tọ́ ghayru mustahilihi ẹni yóò wá ṣe kíní ẹni yóò ṣe lẹ́tọ̀ fúnra rẹ̀ mu'taqidan tahrimahu òun náà dádì sọ́kàn pé kíní èèwọ̀ ni wọ́n ni la yukaffar wọ́n lè lè yí èyàn ní pé ní kèfèrí la kò dí kèfèrí wọ́n ni wa hadha fásikún fil wọ́n ni eléyìí fásíkì ni pòkí ní níbi hálì méjèèjì li'annahu fil awwal tó pé níbi alákọ̀ọ́kọ́ taraka al-wajiba ó gbé ọ̀ranyàn sílẹ̀ tahawunan lẹ́ni tí ó kákún ma'atikọ́d pẹ̀lú àníṣọ́kàn wujubahu ma'atikọ́d wujubihi pẹ̀lú kó lálìṣọ́kàn pé ọ̀ranyàn ni wa fi thani wọ́n lẹ́lẹ̀kejì fa'ala dhalikumul muharram ó ṣe wọ́yí المعلوم المعلوم من المعلوم تحريمه من الدين بالضرورة ó ṣe èwọ̀ yìí o èwọ̀ tó ṣe pé ìjẹ́ èwọ̀ rẹ̀ dandandandan lè yán búrọ̀ ma tó bá jẹ́ mùsùlùmí mu'taqidan hurmatahu ìgbà tó ṣe òun náà gbà pé wọ̀ ni wọ́n ni fahadha fasikun wọ́n lélẹ̀ ipò kí ni o la yukaffaru a ní pé ní kèfèrí wọ́n ni wa hahuna amrun akhar wọ́n lè alámàrí mi tún wà wa huwa annahu wọ́n lóhun náà ni pé la budda min iqamati al-hujja ní pé èyàn gbọ́dọ̀ fi hujja nílẹ̀ èyàn gbọ́dọ̀ fi hujja èyàn gbọ́dọ̀ sí kíni èyàn gbọ́dọ̀ fi nílẹ̀ wa hahuna yajibu tanbih min ahli sunnati nínú àwọn onísúnnà o mukhtalifuna fi hadhihi al-mas'ala wọ́n sì ya pẹnu nípa iqamatul hujja yìí ikhtilafan kathira ní ikhtilafu tó pọ̀ gan a'ni in tí mo gbà lérò iqamatul extreme méjì extreme end méjì wọ́n ní wà wasat àwa ní àárín at-taraful awwal etí alákọ̀ọ́kọ́ man yamna'u iqamata al-hujja ẹni tó máa ń kọ kíyàn ṣe iqama hujja wa yaqul ó sì máa ń sọ pé inna ar-risalata balagat wọ́n ní iṣẹ́ wọ́n ti jíṣẹ́ fala yahtaju ila al-bayan kò ní dìkẹ́ yẹn sálàyé rẹ̀ fannasu arafu halala wal haram àwọn èèyàn ti ma halali wọ́n ti ma haram la siyama tawhid so pàápàá jùlọ yìí tó ní ṣe pẹ̀lú tawhid arafuhu wa fahimuhu wọ́n ma wọ́n sì gbọ́yé wọ́n ni at-tarafu thani wọ́n ni etí ẹlẹ́kejì opposite and kejì balago fi bastil udhri àwọn kọjá àlà níbi bẹ́yìn ó ṣe máa fúnyà ní udhru fàkọ́ọ̀lá àwọn bá sọ pé láàbúdà mínà al'udhri bil jahli ala al-itlaq al'udhri bil jahli èyàn gbọ́dọ̀ ma fúnyà ní gbogbo gbá ní wọ́n ni fatadọ́dàn wọ́n ni ó wá jẹ́ opposite sára ọkọ́ al'awwalu nafa àwọn aláwọ̀kọ́ àwọn negative fàkọ́ọ̀lá àwọn sọ pé láàbúdà bil kò sí pé èyàn ignorance èyàn ó fún láwíjàre látara pé kò mọ̀ wọ́n ni wà sáà ni wọ́n náà ẹlẹ́kejì o kọ́ọ̀lá yóò ọ̀zọ̀rọ̀ mutlaqan àwọn sọ pé gbogbo ẹni tí ó bá jẹ́ kò gbá jẹ́ pé òun lè onímọ̀ jù nípa al-halal wal-haram so wá takó ma'luman min àwọn sọ pé innal mar'a ní pé èyàn yu'dharu bil jahli wọ́n fún láàrí jàrí pẹ̀lú àìmọ̀kan fi ma yakhfa ala amthalihi nínú nǹkan tí ó pamọ́ fúrú rẹ̀ èyàn fún láàrí jàrí àìmọ̀kan fún nǹkan tí ó súnmọ́ pé yóò pamọ́ fúrú rẹ̀ so fún nǹkan tí ó súnmọ́ pé yóò pamọ́ fúrú ẹni yóò èyàn fún láàrí jàrí àìmọ̀kan wọ́n ni wastadallu bi adillatin min alkitabi was sunna wọ́n ni wọ́n sì mẹ́rin wá pẹ̀lú àwọn ẹ̀rí nínú Qur'an àti sunna wọ́n ni famin alkitabi alkarim wọ́n ni nínú tírà alápọ̀lẹ́ al'ayatul ula lẹ́yìngbà tí ìmọ̀nà ti hàn sí wọn o ash-shaytanu sawwala lahum ṣeìtọ́nù ló sì wọ́n lọ́rọ̀ o wa amla lahum òun ló sì dictate fún wọn so wọ́n ni wal hadhu qawluhu wọ́n ni gbólóhùn ìtafẹ́ lómbí ni gbólóhùn Ọlọ́run tọ́lá ni fa hadha ẹ̀rí kílẹ̀ sí wọn wọ́n ni falhukumu bí taswili shaitani lahum wọ́n ni falhukumu wọ́n ni ìdájọ́ tọ́nà bá gbé wọn ni pé bí taswili shaitani lahum ní pé shaitani ló sì wọ́n lọ́nà hatta rakibu tí sá fi gun o ma rakibu min al-athar àwọn nǹkan tí wọ́n tàbáyúnì lùhúdà láhùn lẹ́yìn gbà tí ìmọ̀ná hàn sí wọn ni o wọ́n ni al'ayatu thaniya aya lẹ́gẹ̀ẹ́jì ayatun nisa wa hiya qawluhu ta'ala ọlọ́wọ́ bá ní wa man yushaqiqir rasula wọ́n ni ẹni tí ó bá ń yapa òjíṣẹ́ o min ba'di ma tabayyana lahu al lẹ́yìn gbà tí ọ̀nà mọ̀ tó hàn sí wa yattabi' ghayra sabilil mu'minin ó wá ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mùmìní nuwallihi ma tawalla á dájú rẹ̀ kọbi tó dájú kọ wa nuslihi jahannam á sì súnina nínú jahannam wa sa'at masira ó sì burú ní ibisẹ́rí padà sí wọ́n ni falwa'idu munsabbun ala sinfin minan nas wọ́n ni ẹ̀rí ìlérí wọ́n ni munsabbun wọ́n dálé ala sinfin minan nas ìran kannú àwọn èèyàn ni ṣáàkù rọ̀súlà wọ́n yapa òjíṣẹ́ Ọlọ́run Ọba wọ́n ni wà tábàrùn wọ́n sì tẹ̀lé o ghayra sabilil mu'minin in tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mu'minin lakin hadhal wa'id wọ́n ni ṣùgbọ́nsẹ́ rí ìlérí muqayyadun wọ́n ni Ọlọ́run Ọba dé o bí tabayyuni lhuda lahum pẹ̀lú pé ní méjèèjì pé ah, ọ̀nà hàn sí wọn so lẹ́yìn ìgbà tó náà hàn sí wọn ni wọ́n ni wà mafhumu in táwà agbọ́yé ń bẹ́ anna man shaqa muhammadan sallallahu alaihi wasallam nígbẹ́ tó bá yapa anabiwa sallallahu alaihi wasallam bi rukubil ma'asi pẹ̀lú pé ń gun àwọn ẹ̀ṣẹ̀ wal atham àtàwọn ẹ̀ṣẹ̀ wal kaba'ir àtàwọn bankogbi wa qad yasna'u shirkiyat ó tún lè ṣe pé gan bóyá ń ṣe àwọn ẹbọ wa yattabi' ó sì ń tẹ̀lé ghayra sabilil mu'minin in tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mu'minin wa kana fi ma'zilin ṣùgbọ́n ni yìí ó ń ṣe gbogbo kíní nígbà tó ṣe pé fi ma'zilin ó wà ní ó wà níbi tó dáwà an bayanil huda so fi ma'zilin kò sì rí ẹni tí ó sàlàyé fún fàhádá ghayru mutawa'ad wọ́n lélé yóò sí nínú àwọn tí ìlérí jìyà wà ó bí tàwùlíyàtì láhì ìyáhú ma tàwàlà eré yóò sí nínú àwọn tó wà lábẹ́ ìlérí ìyà pé Ọlọ́run ọbó dájú rẹ̀ kọ́ tó dájú وقوله تعالى أيضا بكنا قلوا ولوبا ولوباني وما كان الله ليضل قوما ولوبوني سواهن يكنوا بعد إذ هداهم لن بطوتي فنا موتا حتى يبين لهم ما يتقون تي تي Ọlọ́run bó في ṣàlàyé fún wọn nǹkan tí àà nǹkan tó yẹ kí wọ́n so nǹkan tó yẹ kán jìnà sí so wọ́n ni wal amthilatu fi hadha tí a máa sì fẹ́ gbọ́ àgbọ́yé yìí lára èyàn lè padà sí adwa'ul bayan so tíra èyàn lè wo àyà èyàn lè wo tafsir rẹ̀ àti àyà wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula wọ́n ni wal amthilatu fi hadha kathiratun jiddan wọ́n ní àwọn àpẹẹrẹ nípa ilé ó pọ̀ gan ó pọ̀ pé ah in tó jẹ́ wásàtò ní pé kí ni ẹni tí udhur bil jahl so èyí ó fún ẹni tó bá ṣe pé irú ǹtẹ́ka tó kó sí yẹn ó súnmọ́ kó pamọ́ sí irú rẹ̀ so èyí ó fún ẹni ẹni udhur pé èyí tó kó sí yẹn ó súnmọ́ kó sí gíní kó pamọ́ fún rẹ̀ tó súnmọ́ so bẹ́ẹ̀ bí ìyá ọlọ́jà ń sìn so bí ìyá ọlọ́jà so àwọn sì kẹ̀kẹ́ nínú nǹkan tó yẹ pé tọ́lìbìn ilmi al-mubtadi igan yóò ti mọ̀ pé àkíní yóò tọ́ so yóò ti mọ̀ pé kíní yóò tọ́ so lápẹẹrẹ sí kí a sọ pé ah àwọn kèfèrí àwọn kèfèrí ọlọ́run ni o kèfèrí ọlọ́run ni kìí ṣe kèfèrí tèmi in tèmi máa ń ṣe èyàn dáadáa tí máa ń bá mi rajà ni yóò sì túbùn lówó so ìpé ah òun náà ó wà aljanna so bá ìyá àkámà aljanna lé nítorí dáadáa tí ń ṣe fún yà so tó sì fi ń ṣe pé tó sì ń tọ́ka sí pé èyàn ní bùkátà láti máa ṣe dáadáa sáwọn àwọn àmùgà so ìyá ló eh, àkámà aljanna lórí kèfèrí torí dáadáa lásán so kí ló kọ́ rẹ̀ so irọ́ ní báyìí yóò ṣe kí ni èyàn fún ní ọdúrù èyàn fún ní ọdúrù pé ah èyàn ò mọ̀ pé gbogbo táwọn sọ yìí gan kò rí bí so gbogbo àwọn àlọ́ táwọn àfá wọn ti sọ fún wọn nípé à ah, nípé nípé kó dà abílà ábì gan abílà ábì gan pé à ah, ohun gan náà ohun gan náà ní padà wọ náà so àti pé kó dà Abu Talib ò ní wọ bàbá nẹ́bí ò ní wọ ìyá nẹ́bí náà ò ní wọ so àwọn ti gbọ́ gbogbo kí ní pé à ah, torí dáadáa tábútọ́lìbù ṣe sáà nẹ́bí so gbogbo ṣúgbà yẹn ti rọ́bù wọn lágbárí so but kí lọ́kọ́ rẹ̀ so irú ẹni báyìí èyàn wá pé ìyá pé à ah, kàfàrìtì so èyàn ní ṣe ni, èyàn ní so irú nǹkan tó ipò lè pamọ́ sírọ ẹni bẹ́ẹ̀ èyàn fún ní ọdúrú rẹ̀ so irú nǹkan tó lè pamọ́ fún ẹni bẹ́ẹ̀ èyàn lè ṣe kíni oye so irú nǹkan tó lè pamọ́ sí rẹ̀ níbẹ̀ ní pé ẹni tóhun náà nímọ̀ rẹ̀ so ẹni tóhun náà nímọ̀ rẹ̀ so a má ìṣesí rẹ̀ ìṣesí yẹn ó jẹ́ kíkí ní yẹn pamọ́ sí so ìṣesí yẹn ìṣesí tó wà jẹ́ kíkí ní yẹn kó dúdú sí kò jẹ́ kó rí ara ti ara so ìṣesí yẹn jẹ́ kíkí ní yẹn kó pamọ́ sí so yóò fún náà ní ọdúrùn so èyí fún náà ní ọdúrù so lápẹ́lẹ́ ń sin bóyá bí ẹni tí mùsíbà kankan so ẹni tí mùsíbà kankan tó wá lágbára ríbi pé ó lágbára gan so lágbára gan mùsíbà yẹn lágbára gan so débi pé kọ́rà ẹ̀yin ó rí lára rẹ̀ ó rí níbi ìṣesí rẹ̀ so bóyá wá sọ̀rọ̀ kan so wá ní ah ah ṣe sí Islam yìí sí lòdòdó báyìí oye so kílẹ̀ rí onígbà anábi sallallahu alaihi wasallam anábi rárábìnrin kalójọ kan àdíti anas so tó wà ń bí sáré so olúzọmọ rẹ̀ so anábi sallallahu alaihi wasallam sọ pé ittaqillaha wasbiri so bẹ̀rọ ọlọ́wọ̀n bá kó sì ní sùúrù ó ní ilayka anni bẹ́yẹn bẹ́ so kó lọ́dọ̀ mi fa innaka lam tusab bi musibati torí pé irú ohun tó ṣe mí ò sí ọ́ ẹ̀wọ́ báwọn yẹn ṣe máa ronú nìyẹn so báwọn yẹn ṣe máa ronú nìyẹn so ìgbà tára wá balẹ̀ wọ́n sọ fún wọ́n lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam so ìgbà tí yẹn máa ń ṣe sùúrù ní bí nǹkan bá Ah, ń ṣe sùúrù ọjọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ọjọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ni ẹwà ní àmútígbọ́ ah, ah, mútígbọ́ owó tẹ́sọ́ níwà ṣe sùúrù wáyé ara sùúrù kan náà ń pèlé yùn sì yẹn gba kámúrùn so so kí lọ́kọ̀ anẹ́bí ní sùúrù ní pé tí nǹkan bá ṣe ṣe yẹn gbá yẹn oye so ẹ́rì pa nẹ́bí yìí correct yẹ oye so yóò yìí correct yẹ pé ah ìdẹwà sọ lẹ́ẹ̀kan àbí à ah, ijó ní ìtẹ́wà sọ̀hún à ah, kò wá kò tó kò tọ́ bọ̀ ibi tàdánwò tí ń dé bá ohun bí ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ wá tó kú lọ́wọ́ rẹ̀ ní so bó eléyìí tún wá jọbí wà pé yóò dàgbà ó pọ́mọdún bóyá ó pọ́mọdún mẹ́wàá lónà wá kú so ibi títí wọ́n yíra lẹ́lẹ́ ní ìwọ̀n náà tó wá ń kàfàrà ẹ̀mẹ̀mẹ́lẹ̀ so kí ló kọ́ rẹ̀ so o le se kíni o le pa ah, ìyá ìgílẹ̀ ń sọ yìí ẹ̀sì ibi tẹ́ẹ̀sì ti wà oúnjẹ márùn-ún <laughs> oye so o le sí pé situation tó wà náà yóò bùkátà kíyàn fún yà ní àúdúrù nítorí rẹ̀ so ẹwọ́rú ẹni tó wà ní desert so ẹwọ́n tó wà ní desert so tó wá rí ràkúnmí ti bẹ́ lọ so ìgbà tó sùn ti ń dóre kú ó jí báyìí orí so látara bínú rẹ̀ ṣe dùn tó ní àà ah, Allahumma eh, anta abdi wa ana rabbuk ipẹ́ èmi lólúwa rẹ̀ ọlọ́run ìwọ lẹ́rú mi so min shiddatil farah ẹnẹ́bí látara pé inú rẹ̀ dùn jù so inú rẹ̀ dùn jù so emotion náà méjèèjì so oníwò pé àárá ah, o ah, àfáàní náà ìbáwọn náà kọ́ àwọn sinimá sọ gbogbo orúkọ máa sí torí gbọ́mọ̀ wá sẹ́láìsí lásán nígbà ah, ara o ẹgbọ́dọ̀ kínú lẹ́yìn àbá lórí o ẹ̀yà láti wọ ní gúúpù <laughs> oye so kírùkọ rẹ̀ so situation náà lè alá o lè wàrántí pé kí ni irú ẹniyẹn náà èyàn fún jáhìlù situation tó wà wọ́n ni wal amthilatu fi hadha kathiratun jiddan wọ́n àwọn àpẹẹrẹ lórí ilé yóò gan lakin ra'ayt ṣùgbọ́n mo rí o an azkuro mithala mina sunna so kí kan sọ àpẹẹrẹ kan fún nínú sunna qabla an antakila ila al-amthila so kí tó mú àwọn àpẹẹrẹ wá wani rawa al-bukhari wa muslimun wani bukhari àti muslim gbawa an abi hurairata so látọ̀dọ̀ abu huraira anna rasulallah sallallahu alaihi wasallam qala ní pé òjísí ọlọ́run ọba sọ pé qala rajulun so alákùnrin kan o lam ya'mal khayran qattu Allahu akbar sẹ́rí gbọ́nà lam ya'mal khayran qattu yìí so Sheikh Ubayd man sálàyé rẹ̀ dáadáa ah, Sheikh Rabi man sálàyé rẹ̀ dáadáa so nígbé àwọn àdísì yẹn tọ́ka sí pé ẹni yóò ṣe kẹ́kẹ́ náà ní tóótọ́ so ẹni yóò ṣe kẹ́kẹ́ kò ṣe kẹ́kẹ́ so nígbé kò ṣe kò ṣe sẹ́ kẹ́kẹ́ rí kò ṣiṣẹ́ dáadáa kẹ́kẹ́ rí oye so lam ya'mal khayran qattu so àwọn ma mú ṣe wọ́n ma mú ìtìláàkù gbólóhùn yẹn so the same gbólóhùn náà ni anabi sallallahu alaihi wasallam lò nípa àwọn àti tí wọ́n jáde nuna so àwọn tí wọ́n jáde nuna kìí àwọn tí wọ́n jáde látara shafa'a so wo anẹ́bí tó pé káwọn màláíkà lọ mú adẹ́nà adẹ́nà ẹni tí ìmáni rẹ̀ less less less less less less than anẹ́bí sọ lẹ́ẹ̀mẹ́ta ju mithqala dharra tó lẹ́sì ju nǹkan tí ó dàbí èèrà lọ so tó tún lẹ́sì ju nǹkan tí ó dàbí seed kékeré lọ so anẹ́bí sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ so lẹ́yìn ìgbà yẹn ànábì Ọlọ́run bá wa sọ pé àwọn àwọn ànábì ti ṣìpẹ̀ àwọn màláíkà ti ṣìpẹ̀ ó wá kú èmi báyìí ar-Rahman so Ọlọ́run bọ́ wá ní àwọn tí wọn ò ṣiṣẹ́ kẹ̀kẹ́ so àwọn tí wọn ò ṣiṣẹ́ kẹ̀kẹ́ lam ya'mal khayran qattu so nípa àwọn nípa alìsẹ́ gini kan lọ yọkó ònú ná ọ̀yẹ́ so nípa àwọn tí wọn ò ṣiṣẹ́ kẹ̀kẹ́ lam ya'mal khayran qattu ọ̀yẹ́ so but àwọn afáàmì mọ́ sọ pé ara sọ́lọ́ wọnú rẹ̀ sọ̀lọ́ òwọnú lámíyà mọ̀tásọ̀rù gbogbo àwọn nǹkan tí àwọn àdàdíyà fẹ̀ lójú fẹ̀ lójú náà ni so àwọn àfá súnnà mí náà ma ń sọ pé ara ní pé sọ̀lọ́ òwọnú rẹ̀ torí pé tàbá fẹ́ lo ìlàmíyà àwọn alkhairan kọ́tù a sọ náà pé wọn ò wí ẹ̀yà rí pé ìtìláàfù ṣe kíni ọ̀rọ̀ yẹn yóò wà kọ̀wí ìgẹn Sheikh Arafat ní táwọn bá tún bá lọ rí Sheikh Rabi báyìí so táwọn bá tún fa lọ fàábọ̀ àwọn tó pé ah ọ̀rọ̀ yìí ó kẹnu oye torí pé Sheikh Uthaymeen àwọn sọ pé tẹ bá so ní pé tẹ bá kọ̀ sọ́sọ́ rẹ̀ pẹ̀lú pé lam ya'mal khayran qattu ní pé torí pé kò sí ẹni tó ń sọ nípa àwọn kèfèrí ni lam ya'mal khayran kò sẹ́ni tó ń sọ oi so àwọn musulmi náà ni wọ́n sọ oi so ẹni tó sáà ní at least ó ní kẹlimatu shahada so tẹ́ bá wá kọ́ sọ́sọ́ rẹ̀ pẹ̀lú pé àwọn tó ní kẹlimatu shahada but tí wọn ò síṣẹ́ kankan ní ó túnmọ̀ pé wọn ò sí sọ láàrí wọn ò sí anything ri. so àwọn èèyàn ni wọ́n ti jó láwọ́ráwọ́ nínú tó náà bo wà padà yọ wọ́n kò then ó ke kẹ́ wá kọ́ sọ́sọ́ rẹ̀ náà pẹ̀lú sọ́lá oi so àwọn àwọn tó wà lórí mọ́kún ṣe kọ̀rọ̀mí sọ pé ara a ní kọ̀ sọ́sọ̀ rẹ̀ pẹ̀lú sọ́lá torí pé tẹ́ bá tún hadithu bí tọ́kọ̀ so ẹ́ rí pé tí wọ́n sọ náà ni pé òun náà kò síṣẹ́ kẹ̀kẹ́ rí but iṣẹ́ tó tún nínà ní kíni la ilaha so wọ́n ṣe kíni wọ́n tún kọ̀ so múnákọ́ṣe wa máa lọ múnákọ́ṣe wa máa lọ so yíwa rí pé ah masala yìí ṣe kíni so ìfarabalẹ̀ táwọn haddadi yóò nínìyàn so ìfarabalẹ̀ táwọn oníníyàn so wọ́n ni qala rajulun lam ya'mal khayran qattu so alákùnrin nǹkan tí ó ṣiṣẹ́ dáadáa kan rí yóò ní fa idha mata yóò ní tí bá ti kó fa harriquhu yóò ní kí wọ́n sun wa dharu nisfahu fil barri ẹ̀dá ìdájì ohun sórí ilẹ̀ wa nisfahu fil ìdájì eru ohun ẹlọ́dá fawallahi òun búra pẹ̀lú ọlọ́wọ́ bá la in qadarallahu alayhi tọ́lọ́wọ́ bá ní kapá lórí òun ni la yu'adhibannahu 'adhaban ọlọ́wọ́ bó fi àkànjẹ wọn la yu'adhibuhu ahadan minal alamin ọlọ́wọ́ bó fi ti fi jẹ nìkan kan rí láyé sẹ́wọ́rú ẹni yìí báyìí sẹ́wọ́rú ẹni yìí ẹwọ lẹ́bù tóhun náà mọ̀ so kò sí dáadáa kan rí wọ́n ni fa amarallahu al-bahra sọ́lọ́wọ́ bó wà pa odò láṣẹ fa jama'a ma fi yóò wọ́n kójọ papọ̀ in tó wà nú rẹ̀ in tó eru rẹ̀ wa amara al-barra ọlọ́wọ́ bó pa ilẹ̀ láṣẹ fa jama'a ma fi wọ́n kó papọ̀ nǹkan tó ṣe kíni nǹkan tó wà ń bẹ̀ thumma qala lima fa'alt wọ́n wà bí pé kí ló tó ṣe nǹkan tó ṣe qala min akhashiyatika yóò wà látara pé mò ń bẹ̀rù gan ni wa anta a'lam ìwọ náà sì nímọ̀ jù bẹ́ẹ̀ sí tó tọ́ Ọlọ́run bá nímọ̀ jù tó bá yẹ kó parọ́ ni Ọlọ́run bó mẹ́ nígbẹ́ àkéèsí látara kó páyà mi so yí páyà yẹ ló wá di lójú tí òjé kó náà ti pé Ọlọ́run bá lè gbóhùn dìde oye látara tí ìbẹ̀rú dé so yí táwọn àfáàfí ma ń sọ pé tí khawfu bá pọ̀jù fún yà so tí khawfu bá pọ̀jù tó bá dé level tó lágbára gan àbí tó kọjá àlà wọ́n ní kò dá tó tí rọjá náà bá pọ̀ jù so yálà iyẹ̀ méjèèjì ní ẹ̀rẹ̀ pé tí iyẹ̀ kan bá tóbi jù lọ́dọ̀ ẹ̀yẹ sí yóò lè rí bífò òní bífò so khawfu àti rọjá àyàn yóò balancing so yóò ní páyà débi pé yóò apẹ́yàn pé ah so ibi tó ń lọ igan òun mọ̀ pé iná lòun lọ so ah! yóò ìmọ̀ ẹran kanú ọlọ́run ìran kan ní wá lágbára débi pé gbogbo àrámọ́ ọlọ́run irun kwà àwẹ̀ kwà so gbogbo èyàn kan rọ́lù àrámọ́ ọlọ́run ibi títí mú tí gan ló tún sọ pé ẹ̀ bóyá mo dá lọ́dọ̀ ọlọ́run gan jù ọ́lọ́ so so kí so èyàn ó sì kíni èyàn méjè yóò àwọn tí wọ́n fahadi hilkisa sheikh obin sọ pé sẹ́ rí fi kauni rajul níbi pé alákùnrin yóò zọ́nà ó lérò ń gbà annallaha la yab'athahu ní pọ́lọ̀wọ́ bó ní gbóhùn dìde ba'da ma yaf'alu bihi ahluhu ma amarahum lẹ́yìn gbà táwọn ará alé rẹ̀ bá ṣe nǹkan tó pa wọ́n láṣẹ ma annahu mu'minun billah pẹ̀lú pé ẹni tó gbàgbọ́ nínú Ọlọ́run bá ni so so kèfèrí ò ní wà aljanna Ọlọ́run Ọba so kèfèrí ò ní wà aljanna Ọlọ́run Ọba so ìpìlẹ̀ yìí ò gbọ́dọ̀ já rárá àti ara imani so òun ò gbọ́dọ̀ já walakin dhanna ṣùgbọ́n ó ń bá o la yaqdiru Allahu alayhi nípọ́lọ̀wọ̀n bó nílé kò so alamari ipamasi walau anna hadha al-i'tiqad tó bá sì pé àdìsọ́kàn yìí kana min mu'minin bil ba'th wọ́n ní tó bá yẹ pó wá látọ̀dọ̀ ẹni tó gbàgbọ́ ní ìgbéǹde o wa ma fihi àti àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní gbéǹde jumlatan wa tafsilan lẹ́kùnrẹ́rẹ́ ni ní àpapọ̀ ni àti lẹ́kùnrẹ́rẹ́ wa mu'minun bi qudrati llahi ala kulli annahu la ya'jizuhu shay'un fil ard ní pé nǹkan kan ò lè kó Ọlọ́run Ọba ní kò lè kágarabọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nílẹ̀ ni àbí sẹ́mẹ̀ law hadatha minhu hadha wọ́n ni tó bá ṣe pé lè ìṣẹ̀lẹ̀ látọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ lakana afana Allahu wa iyyakum wọ́n ni kò wọ́n ni náàrù dúníyà ìlà náàrì àkhírà so wọ́n tó báyìí pé látọ̀dọ̀ ẹni tó ń marú nǹkan báyìí ló sọ ni báyìí ni yóò ní tafsili mẹ́gánpá so kò ní tafsili nípa so sí ẹ̀tọ́ àwọn sọ ni pé jahlu jahlu gan wà ó wà áwúlá ju ìmọ̀ lọ tó rí pé àwọn ṣe bí so pẹ̀lú ilé ìbá àwọn ẹka tí wá rí pé àjáàlù ah, gan òun gan wà òun gan ara ò jáàlù ò sèfù jùmọ̀ so jáàlù kò sèfù so àti pé abẹ́ gbogbo nǹkan èyàn gbọ́dọ̀ fi máa fi sábẹ́ pé màṣí Ọlọ́run ọba èyàn lè ṣe irú nafsun kan báyìí tí ó sì wọ Ọlọ́run ọba pé ìyìn náà fẹ́ jù ọ síṣẹ́ ó ó ṣe kúfùrù náà ní sẹ́rẹ́lẹ́yìí fadlu ọlọ́run ọba ni in tó wá sì jẹ́ fadlu èyí èyí ṣe mọ̀ tọ́lábà lé lórí so wọ́n bú ọ lówó orí òpé so òwe jí ọba mọ́ ń parun so wọ́n bú ọ nígbàtọ́ bú ọ lówó orí fadlu ni oye so fadlu náà ṣe fún ọ so fadlu èyí ṣe mọ̀ tọ́lábà lé lórí pé à ẹbọ̀ ẹwà búnlágbájá so nígbàtí mo ti búnlágbájá kí wọ́n bùn wọ́n náà so ara ọlọ́run ọba yaf'alu ma yasha èyàn lè ṣerú nǹkan báyìí tí ó sì ṣe pé in tí ó bá pàdé lọ́dọ̀ Ọlọ́run báyìí náà ni so ìyẹn jẹ́ underlying factor aláwọ̀kọ́ so tí ò fi ṣe pé jáàlù ó wà ó wà pé jáàlù dájúmọ̀ lọ ẹlẹ́ẹ̀kejì ni pé kódà nínú tó pọ̀jù ní tí ó gbé àwọn èèyàn wọ́n náà òun gan ni so jáàlù táwọn èèyàn ṣe àṣàyàn rẹ̀ láńsọ̀ọ́ so jahlu táwọn èèyàn se àṣàyàn rẹ̀ fúnra wọn so tán fi gúnrí kún bí ẹ̀ṣẹ̀ Ọlọ́run Ọba tí wọ́n fi tẹ̀lé ẹ̀ṣẹ̀ Ọlọ́run Ọba so ilé yóò túnmọ̀ pé jahlu ní àbí pé situation tẹ́yàn bá wà kí wọ́n wá rò pé ara gẹ́bà sí sọ ó padà sí mọ̀ṣẹ́ Ọlọ́run Ọba ni tọ́lọ̀ bá foríjì eléyìí tí ò bá lọ foríjì wọ́n kọ́ ìgbà tí wọ́n wà ní stress tó rò pé àfáàtí àṣọ kó tọ́ kò tọ́ gbé àwọn ti ní tẹ́yàn bá ti ń go through ìṣòro ó gbogbo tó bá wọ̀rọ̀ olè wípa ọlọ́wọ́n bá so ara ìdáǹsọ kọ́ nìyẹn so ìdáǹsọ ni in tó fọ́nì jù ní pé kọ́lá tí ẹ bá fún ní ẹni ẹni udhur biljahli tó bá ìlọ jẹ́ kéfì lọ́dọ̀ ọlọ́wọ́n wákọ́ so tó bá torí pé ọlọ́wọ́n bá yaf'alu ma yasha so fálù in tó bá yẹ fálù èyí ṣe mutalaba lé lórí pé àbí kí ẹmọ wá ṣe kìyàsí so ní pé ah, ara ọ̀ Ah, àfọ́lá ìgbànira lè mínà sí ah, a sì máa wọn tó sí ń gbànira lọ́nà òun mọ́ àlìjánà ní sọ ara ò so ó lè ṣe pé kódà ó lè ṣe pé yẹn gan lọ́nà bó fi bínú sí rẹ̀ níbẹ̀ so kò jẹ́ bó ṣe jẹ́ nípa rẹ̀ so hádà وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك وبحمدك أشهد أن لا إله أنت أستغفرك وأتوب إليك